يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا فاعلموا ان الله عزيز حكيم اعوذ بالله من الشيطان الرجيم ثم انتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب ؟ أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وكافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ àgbẹ̀lúgbónà alhamdulillah rabbil alamin atọ́rọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run tí a ti sọ́lọ́n síwájú rẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn ọlọ́mbanigẹ̀ ọmọbanigẹ̀ wọn ọmọlẹ́yìn ànábì àwọn sọ̀hábà rẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹnu ìyọ́nú ni wọ́n bá ní yọ́nú sí wọn anhu gbogbo ajáwá tó fi ṣe kọ́ṣe wọn ìrọ̀ ọlọ́run bá ní yọ́nú sí wọn àmín ìyọ́nú rẹ̀ ọlọ́run bá a tún kíra wa kó àbọ̀ akẹ́nà kó àbọ̀ sí dé tó yẹ tó wa tafsirul Qur'an karim tafsirul Qur'an karim àlàyé ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an karim tó ma ń wáyé ní dédé àsìkò yìí lójoojúmọ́ gbàtà ìdá tó bẹ́ ṣe náà bọ́lọ̀ fi sínú oúnṣẹ́ rẹ̀ wá àmín ọ̀rọ̀ náà wá rí àdẹ́n tó ń sọ àdẹ́n tó ń gbọ́ lọ́run jẹ́kúsọ́ aláǹfààní láyé ń bí àti lọ́run tí a bá wo wá rí pé àkọlé gbogbogbò tọdún náà ni asíyásàtù alìsìlám wàlmùsìlìmù asíyásàtù alìsìlám politics islam and muslims politics islam and muslims ní ìjẹrin ìjẹta àná a rí pé ibi tí a tẹnumọ́ jùlọ náà ni gbólóhùn táà yẹn nànà náà ni al-Islam torí pé Islam náà ló tóbi jù nínú gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bó jẹ́ pé a fi sáàrin gungun a gbé síwájú látara wípé kí a lè bá kọkàn sí ọ̀rọ̀ síyásà lábìtì síwájú si torí inú nǹkan tí àwa mùsùlùmí táà kò bí ara sí lọ títí má ní in tí yọ̀bá wá kàkún àti síwájú ni kálẹ̀bá sí kí kálẹ̀bá kàkún àti siyasa àti mùsùlùmí abẹ́ islamun méjèèjì wa ló pé islam náà ni àkọ́ yẹnàná gbogbo omi tí àwọn àfáà wá tún Islam sí láti sàlàyé fún wa gbogbo àwọn àbẹ́rẹ̀ táà máa bẹ́rẹ̀ ṣé àwọn ànábì ọlọ́run tí a ń síwájú ànábì kí láà mú wá táà máa bẹ́rẹ̀ bẹ́rẹ̀ àwọn ọmọlẹ́yìn wọn kí ló kọ tí wọ́n jẹ́ ńgbà táwọn ànábì wọn bẹ láyé gbogbo ìlànà pé kò sánábì ọlọ́run ọba kan tó mú nǹkan mí ìwájú Islam lọ ìgbọ́n lọ́gá ní àwọn ọmọ lẹ́yìn wọn yọwọ́ mọ́ra wọn lọ́lọ́rọ̀ ẹ̀sìn wọn ní àdàrú ní àtọ́ọ̀bọ̀ ní àṣọ olókọ tó wù wọ́n ní àyípadà ń yọkún bẹ́ wọ́n fi kún ìsìláàmù nìkan lọ́lọ́ọ̀bọ̀ fi àyí bẹ́ẹ̀lẹ̀ fún àwọn mùsùlùmí ọlọ́ni inna nahnu nazzalna inna nahnu nazzalna dhikra wa inna hijr ọlọ́ni àwàlásọ àlùkùránì kalẹ̀ fún àrẹ̀sìsìlá tí ń jẹ́ ìwé Islam àwọnà láńdá àbóbò a fi ààbò ìwé ìwé tí sí àlùkùránì àmì sọ́dọ̀ ẹni kankan ọ̀dọ̀ ọlọ́nà lọ́wà tó pé tẹ́lẹ̀ Ọlọ́run bá fi àwọn ìwé àwọn ànábì Ọlọ́run ó fi sọ wọn ó fi sọ wọn tí a ní ìwé yìí ṣùgbọ́n inú Suratu Maida aya 44 gbàtọ́lọ́ bá ń fún a ní ìró àwọn Yahudi àwọn Júù tí a jọ mọ́lẹ́yìn ànábì Musa ọlọ́run tó bá wípé inna anzalna at-taurata fiha hudan wa nur ọlọ́láwọ́lọ́ lásọ taura kalẹ̀ torí bá wọn ànábì ọlọ́run jọ́nà lọ́run wọ́n bí ṣèdájọ́ láàrin ara wọn alladhina aslamu lilladhina hadu warrabbaniyun àwọn tí wọ́n tẹríba tẹ́ ń gbàbà tẹ́lẹ̀lànà àti àwọn ẹni ọlọ́run wọn jọ́nà lọ́run ìwé tọ́wọ́rá iná iná bí ń ṣe ìdájọ́ wal ahbar bákan náà ni àwọn àfáànú wọn àwọn àbánú àwọn jù náà ń ṣe ìdájọ́ bí ma stú fi zú min kitabillah ìgbìdá bí ma min kitabillah àbísọ́ wọn àsìkẹ́ hmm. ni àfisọ́ wọn sí wọ́n jàmbẹ́ Allahu akbar harrafuhu hmm. harrafu kitab Allah hmm. harrafu tawra wọ́n yí tí ọ̀nà ọba padà sí tawra ẹ̀rì wọ́n fi kún wọ́n fi kún wọ́n sì yọ kúrò ń bẹ́ẹ̀ lọ́bá dáadọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ilẹ̀ kẹwàlá ní inna nahnu nazzalna dhikra inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwọn aláṣọ ìrántí ń ga iṣẹ́ Al-Qur'an Karim àwọn náà ń dáàbòbò àyòsí láti tọwọ́bọ̀ ní àyà 44 ọlọ́nlá ayá ti lè bá tẹ̀ láti ìbáàtìl min bayni yadayhi wala min khalfi tanzilun min hakimin hamid ọlọ́run ní ò sáyè fún ìbàjẹ́ kó wà ní Kùránì kò lè wọ́n wájú kò lè wọ́n lẹ́yìn tó pọ̀bọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́sọ̀kalẹ̀ inú àwọn àdámẹ́sìn tánàbí mú wá nìyàn sallallahu alayhi wa sallam àti wá sàlàyé islam fún wa bí a wá dúró sí náà ni al-maqsud bil islam huna al-maqsud bil huna huna ni pé islam tá ń sọ ń bí ó yàtọ̀ sí islam tí wọ́n rú lábí wá sàlẹ̀ máa pé islam tánà bí mú wá ní ojúlówó rẹ̀ lágbàlérò ń bí islam tánà bí wá dágbàlérò ìwá rẹ̀ ó ní àwọn àdámá ìyàtọ̀ tó gbọ́dọ̀ yé mùsùlùmí ó ní ẹ̀nà ń pè ní al-islam al-khas al ó ní wàdùkúdó lè máa átàbí muhammadun sallallahu alaihi wasallam o náà ni tẹríba pátápátá àti ìgbàfà fún tí a nẹ́bì múwá sallallahu alaihi wasallam sábà gbálẹ̀rọ bínú ìtẹríba pátápátá àti ìgbàfà fún tí a nẹ́bì múwá àkọ́kọ́ minal umuru al-i'tiqadiyya nínú àwọn àlámọ̀rí ìlànà ìgbàgbọ́ abala kan nínú Islam tánàbí mú wa ọ̀rọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ nú Ọlọ́run ìgbàgbọ́ nú àwọn màláíkà ìgbàgbọ́ nú àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn òwe Ọlọ́run ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbédàlẹ̀ kìámà ọ̀rọ̀ àlẹ́ra sí ọlọ́run kò sí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú islam tí tí ànábì mú wá inú islam sallallahu alaihi wọ́ta abúdíyà àti àwọn alámàrí ìlànà ìjọsìn ìrun kíkí sàká yíyọ àwẹ̀ gbígbà hajj àti múra lílọ ká máa ṣe ìrántí ọlọ́run dágbé zikir ká máa ṣe àdúà gbogbo ilé ìpátá inú àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́ ni àbínú ọ̀rọ̀ ìjọsìn ní àrántánà bí mú wá ní sallallahu alaihi wasallam ó dàbàdà mélòó ó di méjì bákan náà wala khalaqiyya àti àwọn àlámọ̀rí ìlànà ìwà tí Ànábì mú wá ìwà ọmọlúwàbí òdodo ìfọkàntán déédé àánú ìfaradà ìtìjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ọgbọ́dọ̀ kàbàlà ìnáàkùn ó dàbàlà mélòó dàbàlà mẹ́ta wọ́dẹ̀ ṣẹ̀rẹ̀íyà àti àwọn ìlànà òfin tí a náà bí mú wá gbogbo dáńpé ní òfin lágbájá ọjàlè kí ni jìyà rẹ̀ lágbájá ó mutí lágbájá ó ṣe lágbájá ọpáyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afẹ́fẹ́yàwó afẹ́lọ́kọ gbogbo dáàbò ní tòṣèrè art òfin ọdẹ̀bàlá mélòó òdè mẹ́rin wọ́n sí á sí ìyà àti abala ọ̀rọ̀ àkóso ìlú tágbẹ̀ politics bóòlá sẹ́ darí ìbúlá darí ọmọnìyàn lórí gbogbo ìlànà darí ìlú abalakanú islam tánà bí mú ó di mélòó ó di márùn-ún wọ́n ti sọ ní ìyẹn agbègbè ètò súná owó bóòlá ṣe ró kí jówó kí ní jọ́rọ̀ ní islam bóòlá ṣe ní tágbòlójòrò ọlọ́ọ̀bá ní gbogbo eléyìí ara tí ànábì mú wá ní ogúrú owó láàgbà ọba wá ń díẹ̀ ẹni kọ̀ọ̀kan ní àbílóléèdè ní tàbájẹ́ mùsùlùmí gidi lóòtọ́ wọ́n ní ṣìmá ìyà abala ìlànà àwùjọ social aspect of the life ọ̀rọ̀ kama wà nínú ìlú ìwà àwùjọ láàrin ọkọ sọ́mọ láàrin ẹbí sẹ́bí ẹlẹ́sìn kẹsẹ́lẹ́sìn mí nílùú dájọ́ ń gbé gbogbo ilẹ̀ náà pè ní qadaya ishma'iya social interaction bóòlù Islam ti gbé kalẹ̀ aládùgbò mi bóòlù àṣìbàdàn èmi lágbájá ìjọ dá nǹkan pọ̀ kí ni ìlànà gbélé ayé rọrùn wa ta'alimiya bẹ́ẹ̀ náà ìlànà ètò ẹ̀kọ́ nínú tí a nàbí mú wá ọ̀rọ̀ ẹ̀kọ́ education irú ẹ̀kọ́ owó musulmi kọ́ kí ní àǹfààní ẹ̀kọ́ tá bá kọ́ bù lásẹ̀ lò ẹ̀kọ́ òlà àgbọ̀dọ̀ kọ́ èwo lẹ̀sí gbà wọ́lẹ̀ ìwé lọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yẹn oníkálukú èwo tó gbọ́dá bá tẹ́ náà kẹlá ní bá ti kọ́ ó ti tán ara tánà bí mú wá nìyẹn Islam tá ń sọ wá nìyẹn bákan náà wọ́sàkọ̀fíyà ọ̀rọ̀ àṣà kí lẹ́kọ́ jẹ́ àṣà ọ̀rọ̀ ọ̀làjú kí n kọ́ jẹ́ ọ̀làjú mùsùlùmí culture and civilization islam lọ́làjú ti ẹ̀lọ́tọ̀ ó lásà ti ẹ̀lọ́tọ̀ gbogbo ilé ní àpapọ̀ tí ànábì mú wá wọ́n ní àmú ní ìyà ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ security àgbọ̀ ìyá sọ́tọ̀ ń gbèsè ayọmọ ẹ̀dẹ́nìyàn gbogbo ilé ní islam dáǹsọ islam tó dá sáwọn kan ni bákan náà wà sẹ́hìyà ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ líra ọ̀rọ̀ hajj bóòlá sẹ́ tàbí ẹ̀kọ́ tọ́jú ara wọn ní ibi tí Islam bá ti ní àlàáfíà wọn kìí fowó gba ìtọ́jú hmm. níbi ìlú tí Islam bá ti lálàáfíà wọn yìí fi owó gba ìtọ́jú wọn yìí sì fi ra ìtọ́jú pàápàá ọ̀fẹ́ ni ìtọ́jú ọ̀fẹ́ lẹ̀kọ́ ọ̀fẹ́ ni ìtọ́jú ibi tá bá ti lo Islam dáadáa ọ̀fẹ́ sì lẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ àwọn ọmọ wa tẹ́ ń lọlẹ̀ lábáwọn lọ Saudi Arabia wọ́n gbogbo nǹkan wọ́n fi tẹ́ lọ́rùn lọ wọ́n sàkọ́bọ̀ wọ́n tún kówé ọ̀gọ̀ fún wọ́n tún fún ní pocket money tó gbọ́ pocket money tí ọmọ mi ń gbà ní university ní àwọn ilẹ̀ lábáwà gà Saudi Arabia ó ju owó tí professor mi ń gbà ní lọ́lọ́sù ilé ayé kan náà ni kí ló mí sí wọn lára ń bẹ̀ Islam tánàbí mọ́ wà dúnìyàwíyà wà lọ́kọ̀ọ́wíyà Islam tó dá sáyà tọrùn kò sọ pé láyé ní ìrìnàjò tán sí anábíjá mọ̀ pé bá bá kú tán a ń lọ sọ́run gbogbo ilé iná ní islam wà ní islam ṣàmìlù mutakamil wà ní islam ṣàmìlù mutakamil islam tó kún tó pé ó wà comprehensive kò náà islam tánàbí sọ iná ìlànà àyà méjèèjì tí يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا Ọlọ́run pọ̀ ẹta gbẹ́lọ ọba gbọ́. Udkhulu fi silmi kaffan. Ẹ kó sínú ẹ̀sìn pátápátá. Wala tattabi'u khutuwati shaytan. Ẹ má tẹ̀lé ìlànà míì tó láti ìlànà Ọlọ́run, ìlànà ìtọ́bájẹ́ ìtọ́nà Ọlọ́run ìlànà èso ni innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn gbangba ló ń bá yín ṣe fa in zalaltum min ba'di ma ja'atkumul bayyinat tẹ́ bá wá yẹ̀ gẹ̀rẹ̀ lẹ́yìn àlẹ́tọ́lọ́ ọba àríkú láti ṣe fún yín fa'alamu ẹlọ́rìmọ̀ anna Allaha azizun hakim kó ma ní bá yín sọ̀rọ̀ ọba tó tóbi ní ọba ọ̀jọ̀gbọ́n ni ń bẹ̀yẹn tabalọ́ka tẹ̀síbọnù kẹfẹ́ ìrọ̀mọ̀lá ó ní ọlọ́wọ́ bá pẹ àwọn ẹrù ẹ̀tẹ́ gbọ́n náà bá gbọ́ pé kí wọ́n tẹ̀lé òfin ọlọ́run pátápátá ní gbogbo ìgbésẹ̀ ayé wọn pátá kí wọ́n lòfin ọlọ́run lé lórí kí wọ́n gbé ayé wọn sọ́dọ̀ ọlọ́run pátápátá gbogbo tá a sọ ìlọ ní Islam tá ń sọ lẹ́yìn náà ńgbà fẹ́ gbá díẹ̀ gbọ́nà ọ̀rọ̀ náà wọ́n takfuruna bi ba'd wọ́n fẹ́ yíyọ díẹ̀ sọ́dọ̀ mẹ́rẹ̀ ẹ̀sì sí fama jaza'u man yaf'alu dhalika minkum ọlọ́dún kò sí ẹ̀san fẹ́ ń bá sílú ilé nínú yín illa khizyun fil hayati dunya àyàrí kí adójú ti láyé wa yawmal qiyamati yuradduna ila ashaddil adhab mọ́ àríyọ ọjọ́ torí díẹ̀ al-maqsud bil-islam huna wal-islam al-khass al-islam al-khass ash-shamil mutakamil ash-shamil al-mutakamil islam tó kún fọ́fọ́fọ́ torí díẹ̀ kìí ṣe islam táyà sọ́tọ̀ọ̀tọ̀ al-islam kulli gẹ́bí gbèsè ayé náà ṣe yà sọ́tọ̀ọ̀tọ̀ a ní dá ní di ètò súnú owó ká má dá nídìí ààbò kí ayé rọgbọ a lè dá nídìí ètò súnú owó káwá yẹgẹ níbi ètò ààbò káwá retí káyó nísinmi kò ṣeé ṣe a lè dá nídìí ètò súnú owó àti ààbò ká má dá ní ètò òṣèlú tápáyé rọgbọ ńgbà bá lọ́ọ́lọ́ tàṣì tó dáadáa níbi ìsúná owó ààbò wa náà ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n lóòṣèlú ó dàrú ilé ayé ò lè rọgbọ gbogbo dáwà ìwà dá àwa rí pé asọ̀wànù ìgbà gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ogun àlàáfíà ń bẹ ààbò arzikí ń dúó ètò òṣèlú náà òun náà ṣùgbọ́n bí a ti kàdánwò náà ni ọ̀rọ̀ ìwà sílẹ̀ al-islam dín wa dáúlà al-islam dín wa dáúlà ẹ̀sìn ní ìlànà ìṣèjọba ni islam dín wa haya islam ẹ̀sìn ní ìṣẹ̀mí ni al-islam dúníyà wa akhira islam ayé àtọ̀run ni la yanfasilan hmm. la la kò lè yà lọ́tọ̀ọ̀tọ̀ hmm islam tá ń sọ yẹn islam tí a ń sọ rí la yafsilu bayna ad wa siyasa kò ya ẹ̀sìn sọ́tọ̀ kò yí òṣèlú sọ́tọ̀ torí díẹ̀ gbogbo àwọn àgbọ́yé tó wá dìde láàrin wa àgbọ́yé tó kùnà tí a wá ń gbé káàkiri ní láfẹ́ ṣàtúnṣe rẹ̀ ń bẹ láàrin wa lé ní al-fahmul qasirun ọgbọ́ni الفام القاصر الناقص الجزئي الفام القاصر الناقص الجزئي Islam abala kan Islam ẹlẹ́gbẹ́ kan olójú kan kásá máa kírun ká máa gbààwẹ̀ kásá lóní mọ́rún kíkí kásí máa gbààwẹ̀ kásí mójú tó súnà kásí mójú tó súnà dáadáa dáadáa irun gbọ̀nsámúsám kírùn gbọ̀n dáadáa kó sì gúnrégé ọjà gbogbo kíyàwó sí máa lò jáàb islam islam parí síbẹ̀ ni islam àbọ̀ ni islam àbọ̀ ni o a lè kankan allah akbar ó tó wọ́n bẹ́ al-islam al-munharif al-fahmul munharif al-fahmul munharif àgbọ́yé tó dàrú ó yege ọgbọ́ni àgbọ́yé tó yí gẹ́ o náà fẹ́gbọ́ ní àwọn kan bẹ wọ́n gbà pé òṣèlú wà ní Islam ṣùgbọ́n democracy sáré hmm. democracy kìí sára òṣèlú àwọn kan wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n pè ní fáàmù al-munharif fáàmù al-fáàmù tó deviation in understanding hmm nígbà bá ti lè gbà yí pé òṣèlú wà ní Islam tó yí pé democracy náà ń ná lọ́jà ẹwà wò ní pò lábẹ́ bá democracy lò mo ti sọ fún yín nínú lórí ìjókòó yìí pé lórí ayé lè ní àwọn ọ̀nà tí ń revolution abẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni tàbí kí àwọn kan takú pé ìrànwà náà máa joyè lọ láíláí láà máa jọba lọ láíláì èwo ló bá sílá mú mẹ́rẹ̀ ni kò sí gbogbo òjò tó bẹ́ lórí láyé lè ní bó nẹ́sẹ̀ débẹ̀ ọ̀nà kan mẹ́rin ni kọ́rì díẹ̀ àbí pé democrat wà ń ta ìbó láti balẹ̀ èwo léwu ẹ̀ kéré jù hmm. gbogbo ilé inú fáàmù sọ̀hẹ̀ correct understanding náà ni ó ti yé wa ilé iná ni túnmọ̀ islam tá ń pè wá sí islam tó kún tí àgbọ́yé kún fọ́fọ́fọ́ táà sì pín ẹ̀sìn yẹlẹyẹlẹ nínú ẹ̀ ọ̀nà ni ìtumọ̀ Islam tó bá gbọ́ Islam lè lè ìdàgbàlérò nù ọmọbẹ̀m̀bẹ̀ ètò òṣèlú ọmọbẹ̀m̀bẹ̀ ètò ìjọsìn àti gbogbo tààkà lọ bí dátò ló sì ràtẹ́ tó sàtẹ́ dọ́gbọ́ ládàá kí a sọ́lá kábọ̀lọ́ mọ́nà aláàrùn subhanaka allahumma wa خيره واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر